إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشرع الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته نعم أدوك بفهم الله سبحانه وتعالى لولي نعمة الإسلام والسنة السلفية سبحانه وتعالى لولي نعمة الشفوان lórí bó ṣe wá ní mùsùlùmí ó dẹ̀ ṣe wá ní ẹni tí ó rí ojú ọ̀nà àwọn salaf an bí Allah subhanahu wa ta'ala kó ṣe wá ní olódodo èèyàn níbi ma rí ojú àwọn salaf yìí so inshallah al-karim eléyìí tí ma bẹ̀rẹ̀ sí ma ṣe tí ma kàn ṣe àwọn tààlì kọ́ọ̀tì kọ̀kan lé lórí inshallah pẹ̀lú ọ̀rọ̀ àwọn ahlul ilmi inshallah ta mashayikh salafiyyin òun náà ni ọ̀rọ̀ tí ó dé ọ̀rọ̀ tí afá Hassan Salahuddin àti afábẹ̀rọ̀ záàkà ìjìbò tí wọ́n sọ so àwọn méjì wọ́n sọ ọ̀rọ̀ kan ní àná na ma'alina ni yanin sunday ne so ni bi dauro wọ́láwọ́lá ń bóyá náà ti jẹta bí àná sáàpé saudiya tó dé sí ọ̀dọ̀ tèmi bí iṣà àná ni ó dé sí ọ̀dọ̀ mi so wọ́n sọ àwọn ọ̀rọ̀ tó ṣe pé ó pọ̀ gan tí ọ̀rẹ́dẹ̀ ní <laughs> ọ̀rọ̀pọ̀ mẹ́rin inshallah al-karim so ma gbìyànjú àti wà láti summarize àwọn ọ̀rẹ́ bí mo bá ṣe lágbára ma aha ma gbìyànjú àti summarize inshallah bí mo bá ṣe ní agbára ma so an bí Allah subhanahu wa ta'ala kó ṣe dáadáa fún ẹni kọ̀kan wa kọ́lọ̀n kó fi ọ̀nà ẹni kọ̀kan wa kó fi ẹsẹ̀ wa kó fi rìnlẹ̀ sí orí òdodo so ọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ o náà ni fitna fitna tu sa'afiqa wal musafiqa fitna tó ní ṣe pẹ̀lú fitna ìpé àwọn salafiyun ní sàáfíkọ́ àti àwọn tán pè wọn ní sàáfíkọ́ na tán pè wọn ní mọ̀sáfíkọ́ so fitna yìí jẹ́ fitna tó ṣe pé ó ti bẹ̀rẹ̀ láti 2017 kìkín ṣe fitna eh, tó bẹ̀rẹ̀ lánàá àbíjẹta fitna tó ti ṣe díẹ̀ ni ó dẹ̀ ti ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ tó ti ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ díẹ̀díẹ̀ kó tó di pé ó padà fọ́ síta so nínú nǹkan tí Allah subhanahu wa ta'ala dẹ̀ pa wá láṣẹ nínú Qur'an ó ní wípé tọ́rọ̀ bá ti fẹ́ dàrú mai lójú tọ́rọ̀ bá ti fẹ́ dàrú hmm. Allah subhanahu wa ta'ala ní pé fas'alu ahla dhikr in kuntum la ta'lamun ẹ bèèrè lọ́wọ́ <clears throat> Imam Nasir Sa'di رحمه الله تعالى وصني بتفسيره من وهذه الآية أي آية فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون تواني سورة الأنبياء وإن كان سببها خاصا بالسؤال عن حالة الرسل المتقدمين لأهل الذكر وهم أهل العلم lóòtọ́ آية هو سبيسيفيك wà نبا آه، إما بيري بيري نبا حالو أما الرسل تتكو جالو hakema bèèrè lọ́dọ̀ àwọn onímímà fa innaha aamatun fi kulli mas'alatin min masaili din usulihi wa furu'ihi but ìdájọ́ rẹ̀ ó wà general níbi gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́yẹnyẹ ni ọ̀rọ̀ ìpìlẹ̀ ẹ̀sìn ni àbí àwọn ètùntún tó jẹ́ àwọn ẹ̀ka idha lam yakun 'inda al-insani ilmun minha tí yóò bá nímọ̀ an yas'ala man ya'lamuha oníkíyàn lọ bèèrè lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn onímọ̀ ń parẹ̀ wọ́n ní pé fàfíhì al'amuru bí ta'allumi wa su'al li ahli ilmi o ń bẹ níbi ayata kayi o amuru ni amuru nípa kíni ìmá kọ́ìmá ṣe ìbáyìn àbí àti ìmá bèèrè question lọ́dọ̀ àwọn onímọ̀ bàbá ní pé wà lam yu'mar bi su'alihim ọlọ́run wá pàwá láṣẹ àbí wọn ò pàwá láṣẹ ká máa lọ bèèrè lọ́wọ́ àwọn onímọ̀ yẹn o illa li annahu yajibu alayhim at-ta'lim wal ijaba amma alimuhu tí bá ń ṣe wípé ó jẹ́ dédé fún wọn kí wọ́n fún àwọn èèyàn ní hmm? الذكر والعلم نهي عن سؤال المعروف بالجهل وعدم العلم ها ونهي له أن يتصدى لذلك وفي هذه الآية دليل على أن النساء ليس منهن النبي لا مريم ولا غيرها لقوله إلا رجالا so ibiti tí a bí ayá iná ni a ti yẹn so ìtumọ̀ ni wípé tí fitna bá ti ń ṣẹlẹ̀ táwọn ìṣù bá ti ń ṣẹlẹ̀ ọ̀ nínú nǹkan tó yẹ kí èyàn máa ṣe náà ni wípé kí ni o kí èyàn padà sí ọ̀dọ̀ àwọn ahalul ilmi ọ̀dọ̀ àwọn onímímà láwọn tó ṣe pé wọ́n ní ìmọ̀ nípa iṣu yẹn àwọn onímímà tó ṣe pé <clears throat> àwọn àti máa ń gbára lé wọn náà tipẹ́tipẹ́ náà ta a ma khibra wọn a ma ilmu wọn a ma experience wọn a ma ìmọ̀ wọn níbi àwọn iṣu yìí ṣe ìbáyà àbí kódà dé pé púpọ̀ nínú àwọn kata máa ń ṣàlàyé fáwọn èèyàn ọ̀rọ̀ àwọn onímímà iná la máa ń gbára lé so tí iṣu bá ṣẹlẹ̀ tó jẹ́ fitna àbí ìṣù tàà dẹ̀ mọ́ pé àwọn àfáàtà ma ń sọ̀rọ̀ ń parí ní nínú kàtò ẹ kí ẹ máa ṣe náà ni wípé kí ni o kí ẹ máa padà sí ọ̀dọ̀ àwọn ahlul ilmi tí wọ́n jẹ́ àwọn mutakhasisuna fi hadha al-bab tí wọ́n ṣe àlàyé àwọn masáìlì fún èèyàn àìjẹ́bẹ̀ ni oníkálùkù máa lo ìròrí ara rẹ̀ oníkálùkù dẹ̀ máa wo àwọn àwọn ànífi òdodo george mọ́ báyẹn hmm? nítorí kálùkù máa wo nípa ìntẹ́mìrí whereas oníkálùkù wa aka mari various things àwọn kan tó ṣe pé kò tí ẹjọ́ ra wọn ni but a bí àtẹ̀lé àyà Kùránì ni o fasalu ahla dhikr in kuntum la fitna kan ṣẹlẹ̀ fitna kan ṣẹlẹ̀ àkàyídé gbọ́ pé kíní kan ọtí ń pa àwọn kan ní ni pé ah ẹjá padà sọ́dọ̀ àwọn onímímọ̀ gẹ́gẹ́ bọ́lọ̀ bá ṣe pàwá ní àṣẹ nínú Kùránì na ìkan nínú ní afá tó ṣe pé wọ́n gbajúmọ̀ dáadáa tí oníkálukú dẹ̀ ma bil ilmi wal fadl àwọn náà ni Sheikh Hassan al-Iraqi kódà bí tí wọ́n gbajúmọ̀ dé ní àwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ matera al-durarud dhahabiyya tí wọ́n dẹ̀ ma pé ah, àfáyò afá tó gbọmọ ní hajji dáadáa ni so wọ́n ní kí min usuli ahli sunnati wal jama'ati aburuju'u ila al'ulama ilkibar inda huduthi alfitan almudlahimma alkabira allati yashtabihu fiha alhaqqu bilbatil inda kathirin min annas wọ́n nínú àwọn ìpìlẹ̀ nínú àwọn usulu ahli sunnati wal jama'a usulu nínú àwọn usulu ni wọ́n ní máa padà sọ́dọ̀ àwọn tabajú fítàní ẹni wípé àmà gbogbo ẹ ti dàrú na fi ní pé allati yashtabihu fiha al-haqqu bil-batil àwọn fítàní tó ṣe pé òdodo àti irọ́ ó ti dàpọ̀ ó ti lọ́pọ̀ ẹnìkan tún lélé ìní elé tún lélé ìní elé tún lélé ìní nínú àwọn òṣùlù ní pé ká padà sọ́dọ̀ àwọn àfà am fún ọba wa ṣe tẹ̀fsílù ní bí ọ̀rọ̀ ni àfà ní ó àwọn ẹ̀rí nípa àwọn nǹkan bá àwọn nǹkan bá àwọn because reason that i fi pé wọ́n ní ulama olùkìbá o ní pé gbogbo wa ti mọ̀ bí ṣahádà ulama qablahum pẹ̀lú ṣahádà àwọn àfá tó ti wá bí fọ́ wọn àwọn o yatakallamuna bil hujaj wal barahin so sheikh hassan al-iraqi lóòtọ́ àfá ilé nínà wọ́n ti sọ́wọ́n di sàfúwọ́k alannam sheikh una al'an sàfúwọ́k allahul musta'an so ẹ̀rí aslu ìdẹ́ ni ọ̀rọ̀ ọlọ́bàá ní Qur'an nínú suratul nisa aya 83 wa idha ja'ahum amrun min al-amni aw al-khawfi adha'un bih tí ọ̀rọ̀ bá dìbà wọn nínú àwọn ọ̀rọ̀ tó ṣe pé ní ṣe pẹ̀lú bóyá ìfọ̀kànbalẹ̀ ni àbí tó ní ṣe pẹ̀lú ìbẹ̀rù àwọn mùsùlùmí adha'un bih wọ́n ma gbé káàkiri walaw radduhu ila rasuli wa nínú wọn la'alimahu alladhina yastanbitunahu minhum àwọn tí wọ́n ṣe istinbatu lórí ọ̀rọ̀ yẹn mú bá ti ma ipi a òkè àbá ìlú ẹ̀kẹ́ sí sí òbá ìlú ẹ̀kẹ́ sí òbá ìlú ẹ̀kẹ́ sí sí walaula fadlullahi alaykum wa rahmatuhu lattaba'tum ash-shaytana illa qalilan tí kẹ bá kí n imam sáàdì wọ́n sọ níbi tafsiru ayayi wọ́n ni pé fi hádà dalilun li qa'idatin adabiyyatin wa hiya annahu idha hasala bahthun fi amrin min al'umar yanbaghi an yuwalla man huwa ahlun li dhalik wọ́n ni ilé ni qa'ida tó gbajúmọ̀ tó gbáma iná ni wọ́n ni ilé ni qa'ida tí ẹmà qa'ida àwọn olùmọ́mọ́ ń ṣàlàyé wọ́n ni pé tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ níbi alamari kan nínú àwọn alamari in tó ẹkíyàn ṣe ní pé kíni kíyàn padà sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ ahlun lidhalik àwọn tí wọ́n nímọ̀ nípa rẹ̀ àwọn tó ṣe pa àmọ̀pá àwọn gẹ̀gẹ̀rẹ̀ gánà wà ní ìṣájì àwọn ọ̀rẹ́ wà yóò jẹ́ alù ilá ahlihi èyàn gbọ́dọ̀ dá padà sọ́dọ̀ àwọn èèyàn àwọn tí wọ́n jẹ́ wala yutaqaddam bayna aydihim èyàn gbọ́dọ̀ gbáwájú wọn sọ̀rọ̀ èyàn gbọ́dọ̀ gbáwájú precede wọn ipe ah tọ ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ àbí ó dẹja gbé ahlu li hadha èyàn dẹ̀ gbọ́dọ̀ gbájú wọn kọ́rídá ìsìn lílé yìí ìdí ni wípé fa innahu aqrab ila sawab wa ahra lis salama min al khata ìdí ni wípé ọ̀rọ̀ wọn ló fi ń súnmọ́ dodo jù bẹ́ẹ̀tẹ̀ jù báwọn náà ni wọ́n wà ní ìjáde amúrẹ̀ oun dẹ̀ ló fi ń fírí eh, infallibility àpí ah, àpìmọ́ra kí ní fún àwọn àfáwọn ní jarh wa ta'dil in ta ta bá ń sọ pé àwọn fún jarh wa ta'dil kò di takallama al-ulama kò takallama al-ulama kí ní sọ pé ta ń sọ ní wípé àà ah, ma'asumuna ni wọ́n àbí mú lè sàṣíṣe gẹ́gẹ́ bí imam al-Dhahabi ṣe sọ so Shaykh Hasan al-Iraqi wá tẹ̀síwájú wani wal ulama yatafawatuna fil fadli wal ilmi wal ikhtisas àwọn afáwa ni wọ́n wá yàtọ̀ wọn ò kí wọ́n jẹ́ ìpele ìpele níbi fọ́lù ni níbi ọlá ni níbi ìmọ̀ ni àti níbi kíyàn jẹ́ eh, mutakhasis níbi báàbù kan dúnà báàbì Sheikh Al-Albani rahimahullahu ta'ala àwọn ṣe náklọ̀ Sheikh Al-Albani wa tó wà nínú silsilatu fatawa eh, fatawa Judda rahimahullahu ta'ala so Sheikh Al-Albani wa ni yajibu an nura'i aw an nura'i ya mawdu' at-takhassus ó jẹ́ ipe kíyàn jẹ́ specialist níbi fíúdì kan fa idha kana alimun mutakhassisan mathalan fil fara'id tàbá ní olùmọ̀kan mathalan ó jẹ́ mutakhassis níbi fara'id ẹn fi àwọn ayáde wọn kùnrin nípa fara'id nípa ogun àwọn ahadith bostiyet tẹ́bà sọ̀rọ̀ nípa ogun ẹ̀nà ẹ padà sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ onímímọ̀ ni wa akhar fakihun afámiwa ni fàkífù làwọn náà àdìwẹ̀ ìṣẹ́ ní mímọ̀ kí ní pàtí wájú pé àwọn ilé ní kàlàfà lakinnahu laysa mutakhasisan fil fara'id àmọ́ kìkí ń ṣe mutakhassis níbi fara'id fathiqa bil mutakhassis fi hadha al-ilm thiqa wa tani níbi ọ̀rọ̀ yíò nípa mutakhassis ni yambagi an tuda fihi akthar min al'alim al-faqih ghayr al-mutakhassis so thiko wa ó yẹ ká fi sára àfá ìjú àfá mi náà lọ àfá làwọn náà kò sí ẹ̀tọ́ ní pé àfá méjì péré ló wá wà báyìí because àfá méjì nìkan náà sọ̀rọ̀ nípa al-fara'id so àfá méjì nìkan ló wá wà báyìí gbogbo akíní ni àwọn kata gbọdọ̀ ma gbọ́yé because wọ́n àwọn yẹn mọ́tẹ̀ láti ma bí pí mímọ̀ bí a mọ́ mọ́ mọ́ mọ́ ni because àwọn náà kanu bil amsil qarib yukibruna bi hadhihi al-qa'ida ṣe bá gbogbo àwọn ènìyàn náà ma fi kọ́ ìdá yìnrìn lẹ̀ àwọn ulama wọ́n ti gbà táwọn ulama wá ṣàlàyé kódà ọ̀rọ̀ tá ń ṣàlàyé nípa àwọn ikhwanul muslimun yìí ẹnu àwọn ulama là ń gbà sọ̀rọ̀ àwákọ́lá ń sọ̀rọ̀ ẹnu àwọn ulama là ń gbà sọ̀rọ̀ ṣe bí ti gbogbo wa náà pariwo bil amsil qarib lè bọ̀ tán àfàyẹ̀ bá ti wá sọ̀rọ̀ tí ó bá fẹnu wa mú yóò di pé ah ulama mẹ́ta péré ló wà lọ́dọ̀ wọn ọ̀rọ̀ yìí tó pé àwọn halabi náà mọ́ sọ sincerely mélòó mélòó nínú àwọn halabi yóò tàtíjọ́ fáwọn ọ̀rọ̀ yìí yí tán mọ́ padà yìí sí ní pé so lọ́dọ̀ tí yí báyìí Sheikh Rabi nìkan làfáàbí man alladhi qala hadha tá ló ń sọ̀rọ̀ yìí but a bá ń sọ̀rọ̀ nípa pé a ní ibi tí ìṣù ti ń ṣẹlẹ̀ yìí níbi fannu yìí o man humul ulama al-mutakhassisuna fi hadha al-bab onan Sheikh Al-Albani sọ pé ó yẹ ká ní kíkọ̀ nínú àfá tó jẹ́ mutakhassis yìí ju àfáàmì tó jẹ́ fàkí àmúwò ní tàkọ́sùsù níbi alfaroid kí n ṣe kókò mọ̀ nípa faroid rárá kí n ṣe kítà bí nípa faroid yóò nìyẹn kí ní ìwọ́n náà tún pín faroid bó ẹ̀ lè fíwọ́n tó ṣe pé afna bó àfáì ti ná gbogbo ọjọ́ orí wọn síbi ọ̀rọ̀ faroid wala dhalika fakis fi kulli al-ulum bàbá ní pé lórí ọ̀rọ̀ tá sọ yìí gbogbo ulum yòókù ẹmà lókìyà sí ibẹ̀ ilmul jarh wa ta'dil elumbe ilmul mustalah elumbe usul al-fiqh elumbe tí ju bá ṣẹlẹ̀ ní bí ọ̀rọ̀ ilmul mustalah àti mo da wọn tan jẹ́ àwọn afa tan jẹ́ mutakhassisun ta padà sí nígbà tá sọ bí Sheikh al-Albani nípa pé Yusuf al-Qaradawi on do afa hadithi ستفترق هذه الأمة لا ثلاث وسبعين فرقة كلها في النار إلا واحدة Sheikh al-Albani kọ́kọ́ ní pé ẹdú tí ẹ̀yin kọ́kọ́ mọ̀ Qaradawi láfò ní hadithi ni débi pé ẹmọ̀ dàmọ́ra yí pé ẹmọ́ ló dọ̀ àáfà àdífì kan àbí ọdọ̀ àáfà rẹ̀ ṣe ẹmọ́ kàrọ̀dáwí ní àfọ́ ní àdífì ni so um, eh, mo wọlé pẹ̀lú masala yìí because issue yìí issue fitna ni ní gbogbo a sì máa ń sọ náà ni but tí fitna bá ṣẹlẹ̀ sẹ́ àníbónẹ́ni ká padà sí ìbónẹ́ni ká padà sí eléyìí tí ma tún ká insha Allah fúnra wa òun náà ni hadith léyìí tí ó pamọ́ sí ẹnìkọ̀ọ̀kan wa mi ò ní ká ma kan summarize ni afwan ó ní ọ̀rọ̀ tó nígbàtí fitna ṣẹlẹ̀ nígbà tí fitna ṣẹlẹ̀ ní Basra ní ẹ̀yẹn fitna àwọn Qadariyya ẹ wo nǹkan tí Yahya bin Ya'mar hmm, àti Humayr bin Abdurrahman al-Himyari táwọn gangan fún àwọn náà jẹ́ àfá nínú àwọn àfá tabi'un ẹ wo nǹkan tí wọ́n ṣe am lọ sí kí náà ń pè wọ́n lọ hajj tàbí umrah wọ́n wá pàdé àgbà nínú àwọn àgbà fásúnná ibn Umar radiyallahu anhuma àwọn bèèrè lọ́kẹ́ nílùú gọ́wọ́ nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ o so wọ́n bèèrè nípa fitna tó ń ṣẹlẹ̀ nílùú wọn lọ́dọ̀ àwọn onímímà ṣe tí mẹ́wàá ní wípé Umar nìkan láfáà bí so ele o kama jẹ́ bí muqaddimatun am yasiratun lórí àwọn rẹ̀ so because kí ẹ tó ṣàlàyé ránwà wáyí ó dá kí ẹ kọ́kọ́ ní kí ẹ kọ́kọ́ ṣàlàyé àwọn tó báyìí kí ẹ mọ̀ nínú qawaid ash-shar'iyya lórí pé tí nǹkan báyìí bá ti kọ́kọ́ ṣẹlẹ̀ náà kí ni nǹkan tí ṣẹ̀ríà ní ká ṣe náà because tó bá ti follow normal um, Sharia guideline bóyá kó ṣe àmàlà nǹkan in tó mọ́ padà súnmọ́ jù ní pé èyàn padà mọ́ sọ̀sọ́kúsọ hmm? ó lè mọ̀ pọ́n sọ̀sọ́kúsọ ó lè lè mọ́ mọ́ bọ̀ yóò ti yẹ so na inshallah ma bẹ̀rẹ̀ sí ni ma play ọ̀rọ̀ afa ah, Hassan Salahuddin ah, ma dẹ̀ bẹ̀rẹ̀ sí ni ma sọ àwọn ọ̀rọ̀ tí mo bá ma nípa nípa nínú nǹkan tí àwọn olùmọ̀ tí mo bá ti ṣe àlàyé ní orí inshallah so níbi um, audio tó wà lọ́wọ́ mi inshallah ma play dmb inshallah ọ̀tọ̀ ni tíṣẹ́ẹ̀tì Muhammadu sọ ọmọ ìyẹn jọ sọ ìkẹ̀kẹ́ náà wàhálà bí ariwo ló dé. wọ́n sọ wọlé igbó ti tàbí láàrin àwọn dání láàrin àwọn àfa. na oní ni <clears throat> àná ti gbọ́ yẹn àfá Hassan Salahuddin wọ́n ṣe àlàyé pé um, àwọn àfá yìí àwọn tán pè ní sàáfíkọ̀ yìí wọ́n ṣe tahrish láàrin àwọn àfá so example ìtàn fẹ́ mú wá fún ipin wọn ṣe tahrish láàrin àwọn afá o náà ni ọ̀rọ̀ tariku am um, jinsil amal ipe wọ́n bi lọ fún sheik rọ̀bí pé ọ̀tọ̀ nìkan tí sheik muhammad bin hadi tí wọ́n ń whereas the same thing náà ni àwọn méjèèjì jọjọ ń sọ so in tẹ́sà fẹ́ ló fún ni wípé wọ́n ṣe tahrish láàrin àwọn afá so nípa nípa ọ̀rọ̀ yìí um, ìkanú àwọn mashayikh sheikh uh, abdullillah abulfa'i aljuhani ó ní àwọn silsila tí wọ́n kọ wọ́n pè ní al'ibanatu an awham wa agolid mafilikinana tí wọ́n da bí ṣe hiwar pẹ̀lú dr muhammad bin hadi al-madkhali so ọ̀rọ̀ yíya mkini um, yẹn eh, tíra idẹ ni sheikh rabi bin hadi al-madkhali wọ́n ka tíra yẹn wọ́n dẹ̀ ní pé kí wọ́n ṣe náṣúra so wọ́n ṣàlàyé ń nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yẹn ọ̀rọ̀ nípa yí pé èyàn tó bá fi ṣẹlẹ̀ èyàn tó fi àwọn iṣẹ́ lẹ̀ tí kò ṣe iṣẹ́ ṣe èyàn tí ò bá pẹ̀ ní ẹni kéfèrí ṣe mórjí lẹ́ni ẹni àbí ń ṣe mórjí so wọ́n ṣàlẹ̀ wọ́n ní pé fìtì sọ́lìn manshurin lè dr muhammad bin hadi rọ́mà fi hì kọ́ùlà man yà kúlù bí islami tàríkì amalil jawar bil irja ó ní um, conversation kan lórí fún kan tó gbà tí ó fán káàkiri tí ó um, ṣe láàrin dr muhammad bin hadi ní ibẹ̀ wọ́n accuse èyàn tó bá pe èyàn tó fi gbogbo iṣẹ́ lẹ̀ èyàn tí ò ṣe iṣẹ́ hmm, tàríkù amẹ́lì jawari èyàn tí ò ṣe iṣẹ́ <clears throat> bí a bí ìrún ni àbáwọn ṣe ta máa ń ṣe hmm. so ipe èyàn tí ó bá pé èyàn tó fi ilẹ̀ tó pè ní mùsùlùmí ike murji ipe ìrìjá ní kíní ẹ̀ wàhádà tọ́nún yadkhulu fihi jam'un riwaya kan látọ̀dọ̀ imam ibn rajab àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn àfáàtàjọ wà láyé ní bí i Sheikh al àti irú uh, Sheikh Rabi so Sheikh Abdullah wọ́n ṣàlàyé pé àwọn Haddadiyya wá ní àwọn bẹ̀rẹ̀ sí ní máa lo ọ̀rọ̀ Sheikh Muhammad bin Hadi uh, láti ma fi ṣe nọ́sọ̀rọ̀ fún bátìlù wọn ẹ̀dẹ̀ ẹ má gbàgbé pé nínú àwọn iṣu tí àwọn salafiyun tán bá wọn Haddadiyya fagagagana nínú àwọn masailul iman masailu àwọn jinsul amali ogun àwọn kaba so ọ̀rọ̀ sí ìgbà tánwà rọrọ̀ Sheikh Muhammad bin Hadi àwọn bẹ̀rẹ̀ sí ni máa make use ẹ̀ so wọ́n dẹ̀ mú àwọn example bí mẹ́rin wá so àyò níbi àmì àti kàwọn yẹn níbi táwọn àdàdíyà tí wọ́n ti make use ẹ̀ ìyẹn tó bá fẹ́ láti wò kó lọ ka tẹ́rà ti mọ̀dákan yẹn so um, Sheikh Abdullah wa narrate wípé bí qabla sanatin wa nisfin takriban nasaha shaykhuna Abu Rabi' hafidhahullah fi baytihi ad-Doktor Muhammad bin Hadi وقد حضر المجلس شيخنا عبد الله البخاري حفظه الله وغيره so ní bí ọdún kàtàbọ̀ sẹ́yìn sheik rabi bin hadi wọ́n ṣe nasiha fún sheik muhammad bin hadi kódà sheik abdullahi bukhari mọ́dẹ̀ wà ń bẹ̀ àti àwọn ẹlòmí an kalamin musajjalin manjurin lahu fi mas'alatil iman nípa ọ̀rọ̀ kan tó wà recorded látọ̀dọ̀ wọn tó dẹ̀ ti faka ní bí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú iman so wọ́n múná sọ́rọ̀ sheikh uh, muhammad bin hadi wáyé pé alladhi yatruku al-amala kama qultu laka ẹnikẹ́ni tó bá lè fi iṣẹ́ kalẹ̀ tí ó ṣe gẹ́gẹ́ bí mo ṣe ń sọ fún yín o wa huwa mutamakkinun minhu ó dẹ̀ lágbára láti ṣe wa yaz'umu annahu muslimun ó wá rò pé mùsùlùmí lò wa yuridu 'ani al bil kulliyya ó dẹ̀ fi gbogbo sẹ́lẹ̀ kò sí wa yuqalu anhu annahu muslimun ẹ̀rọ fẹ́ mọ́ sọ pé mùsùlùmí lélẹ́yìí o hadha irja'un irja'u lélẹ́yìí Hmm? so uh, wọ́n tún sọ ọ̀rọ̀ mìíràn báyìí so sheik an rẹ̀ ti pé sheik Rabi bin Hadin al-Madkhali wọ́n ṣe rọ́dù fọ́rọ̀ yẹn níbi ìjòkó táwọn sọ yẹn wọ́n dẹ̀ ṣàlàyé àwọn àdílà am àti àwọn nùsùsà wà ìlàmà lórí ọ̀rọ̀ yẹn so títí ìfà sheik Muhammad bin Hadi wọ́n sọ níbi ìjòkó yẹ pé man ana hatta ukhalifa haditha uh, rasulullah وأنا لا شيء أنا نكرة وأنا لا شيء أنا نكرة تالي متى ما تقو حديث النبي صلى الله عليه وسلم تما تقو أرما إما إما جامن كم so فطلب منه شيخنا ربيع بناء على إقرار إقراره بالخطأ التوبة والتراجع so شيخ الربيع وان طلب لدو ما كتو باتي وانا تبا بي مستيك للي توبة لكو أتي التراجع فوعد بذلك وعلى موشي so wọ́n ti láwọn ṣe tààrọ jù báyìí wà ní ẹ̀ bọ̀ ṣe àbílẹ̀ Bukhari tún wá fún wọn níbi wọ́n tún bá wọn tún fún wọn ní suggestion pé ok tẹ́bàṣẹ̀ tún ṣe báyìí gánà ó tún ma bẹ́tà ó ní pé kẹ́ẹ̀kà nínú masjid yìí du àwọn ògùdúdù Sheikh Rabi lórí àwọn haddadiya lórí masala yìí ìbíkọ́sì àwọn haddadiya ń lo ọ̀rọ̀ ah, so kan báyìí kà nípa hadithu shafa'a because wọ́n máa ń sáka wọ́n sí bí àwọn hadithu ash-shafa'a so kí ẹ̀yin wá máa ṣe tààlíkù lé lórí pẹ̀lú ọ̀rọ̀ Sheikh bin Hadi al-Badkhali kẹ́ẹ̀dẹ̀ fi rìn lẹ́m̀bẹ̀ ilé ìgan fún àrígan yóò máa rí bí tàrọ́jú rẹ̀báyìn fún yẹn rẹ̀báyìn so fawada bidhalik wa lam yafi hatta sa'a so promise pa wọn ṣe anything so in short ni wípé kí ẹ máa fẹ́ lú ọ̀rọ̀ yìí báyìí ní ìsìnkú àwọn ará kàkékeré yìí kí ẹ máa fẹ́ lú ọ̀rọ̀ yìí pé àwọn ènìyàn ṣe tahrish láàrin àwọn ará nígbàtí sheik muhammad bin hadi na fúnra wọ́n dẹ̀ ń ṣe ìkìrọrù níbi ìjòkó sheik rabi pé àlóòtọ́ ni o wọ́n dẹ̀ láwọn ṣe tààrọ́jù sheik abdullahi buhari náà mẹ́ṣẹ́ rẹ̀ náà ipe wọ́n láwọn ṣe tààrọ́jù so ọ̀rọ̀ yìí náà kọ́ wo sincerely kò ṣe lò ipe wọ́n ṣe tahrij bin al-ulama àfi so ehem afá hassan salahuddin wá fẹ́ máa ṣàlàyé reason tafin pín wọn ní as-sa'a ẹ jẹ́ ká gbọ́ àlàyé tí afa Hasan Salahuddin ṣe. àtàwọn alábàárẹ̀ yìí tó wọ́n wọ́n wọ́n àwọn èèyàn ni wọ́n mú wọn sọ àáfẹ́ pọ̀ wọ́n tó mú wọn ní sọ àáfẹ́ pọ̀ nípa wípé ohun tó yẹ kí ẹ tí ì gbẹnu sí ẹ ṣe kí sí ẹ ṣé ló ta ní ọ̀yà rẹ̀ ọmọ alọ́mọ kéwù ọmọ kéwù wọn ó wá gbẹrun sí bí ẹ̀kọ́ gbẹrun sí ọmọ ní àṣọ áfíkọ̀ ní ṣé ó ju ẹnu wọn lọ ṣé jẹun ti wọn lọ ó jẹun sí wọn lọ. torí gbogbo yín pátápátá náà ẹ ti gbèsè ṣe ìjà aláàbà àlejò ní kẹrẹkẹ ti ní sí. náà hunẹ́ ni àwọn àti ti gbọ́ fúnra wọn yẹn ipe ìdí tẹ́fí ń pè wọ́n ní sàárà fi ọkọ́ wọn ni wípé wọ́n ti ẹnu bọ tí ó yẹ kí wọ́n ti ẹnu bọ̀ fabillahi alaykum ó yẹ kí ẹ̀bẹ̀rẹ̀ lọ àfà Hassan Salahuddin tí ẹ lè mọ́ àwọn nǹkan tí wọ́n tẹnu bọ̀ wá láwọn nǹkan tí Sheikh Muhammad bin Hadi mention wípé ah nǹkan báyìí na tẹnu bọ̀ nǹkan báyìí na tẹnu bọ̀ tí kò dẹ̀ yẹ kí wọ́n tẹnu bọ̀ kí láwọn nǹkan tí wọ́n tẹnu bọ̀ yìí tí Sheikh ẹ̀rí dẹ̀ sheikh abdullahi bin abdulrahim al-bukhari wọ́n ní àwọn lọ sọ́dọ̀ sheikh rabi bin hadi al-hadi ah, afwan sheikh muhammad bin hadi ipe ok imi tẹ̀ mọ́ abọ̀ one or one yìí a ní ẹ̀rí kí ni nǹkan tí àwọn arafa ti ṣe wọ́n ní sheikh muhammad bin hadi wù present ẹ̀rí kankan sheikh rabi ni pé ma indahu wala nisfu dẹ̀dẹ̀ kò sí kódà ìlàjì ẹ̀rí bẹ́ẹ̀ kò sí lọ́dọ̀ sheikh muhammad bin hadi kí wọ́n láwọn nǹkan tó yẹ kí wọ́n tẹnu bọ̀ tí kò yẹ ká tẹnubọ̀ tó fi wálẹ̀ tọ́ sí pé àwọn àfáà súnnà ẹwà lè pè wọ́n ní sàáfikọ́ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹwà wo tẹ̀kìrìrì tí afá Hassan Salahuddin ṣe yìí ha tẹ̀kìrìrì kódà ó yẹ kán wòye sí tán wòye sí fún àwọn àwọn górí pé àwọn ti ṣí àwọn ilẹ̀kùn aburú tó lágbára kalẹ̀ wọ́n lè pè ọ́nà sàáfíkọ́ àbí kò sọ́kọ́ tí kínágbé àfáàní yìí kò sọ́kọ́ tí ò lè pè àwọn tó lábọ̀ ẹ̀nà subhanallah ẹmú ẹ̀rí kọ́ìdà yíwa kọ́ìdà lẹ́ti gbé kalẹ̀ yìí àfáàní yìí kò sọ́kọ́ tí ò lè pè àwọn tó lábọ̀ ẹ̀nà ah so ẹni láwọn tó lábọ̀ ẹni pè wọ́n ló lè ẹni pè criminal ẹni pè wọ́n ló ní zina anything kódà ẹni pè wọ́n ní mọ̀tẹ́dì kódà ẹni pè because based on ọ̀kọ̀tẹ́ sọ yìí òun pé àfáàní

because ẹni pé fi haki ìgbà tó pé student wọn ni àwọn ẹni tẹ́ ń pè ní sàáfikọ̀ yìí ṣe student ni sheikh arafat bin hassan al-muhammadi and then ṣe gbogbo àwọn yìí ni student sheikh muhammad bin hadi sheikh Abdullah bin zulfika al-dhufairi ṣe student sheikh muhammad bin hadi ni wọn hmm? sheikh abdullawani al-ruwaisat ní jazair sheikh rido bushama ní jazair sheikh eh, tawfiq amuruni sheik uh, muhammad morabit sheik khalid hamuda wọ́n pọ̀ báyìí ní jazair sheik student sheik muhammad bin hadi ní gbogbo wọn báyìí sheik abu hudhaifa libi hmm? sheik majidi hafala sheik fuad zintani sheik asada zaatari abi sada zaatari gbogbo àwọn afáyì jẹ́ lè fi rìnlẹ̀ kí gbogbo wọn tán yányẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan wo student sheik muhammad bin hadi gbogbo àwọn èyí so àwọn kíni wallahi wa idha qultum fa'dilu so kí ẹgbẹ́ kan sọ mọ́tòlákan ipe kò sọ́kọ̀ táfò lè pè àmọ́ kí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó yẹ kí ẹwù ìsìlẹ̀ dání ọ̀rọ̀ tí ó lọ ara ara nínú ṣẹ̀ríà ni because wọ́n ní ká ṣe exam kí náà pé aláàdùn ká dún ní má ìmá ṣe dédé níbi gbogbo nǹkan tí a bá ń ṣe ni now so ìtumọ̀ ẹ̀ báyìí ni pé and then ká ní ẹlẹ́kẹ̀ẹ́ta abẹ́lẹ̀kẹ̀rin ni wípé ní ìsìn báyìí nítorí àti mọ́ ń tọ́ lábà tipẹ́tipẹ́tipẹ́ àní kí ni waznu àbí kí ni scale yìí níbi ìmọ̀ pé àwọn èèyàn ní sàáfikọ̀ kí ni alwaznu ash-shar'i nípa ipi ta bá fẹ́ pè ní sàáfókò báyìí nǹkan báyìí ní ó kò sí tàfi pè ní sàáfókò bọ̀ níbi ọ̀rọ̀ yìí ìṣàárọ̀ wà ń bẹ wípé èèyàn tó bá ti lé ń dá sí tí ò yẹ kó dá sí sàáfókò ni according to ọ̀rọ̀ tẹ́sọ̀ yìí ìṣàárọ̀ tó wà ń bẹ nìyẹn because wọ́n pò wọ́n ní sàáfikọ̀ ìdí ni wípé wọ́n dá sí tí kò yẹ kán so èyí tó bá ti dá sí tí ó yẹ kó dá sí ó ní sọ̀fúkù ilé iná delil minal kitabi wa sunna fún nǹkan báyìí ẹ̀dẹ̀ mọ́ example àwọn àfá wáyé pé àwọn táwọn àfá ń pè ní sàáfíkọ̀ gan o ó ní àfá sunna làwọn náà táwọn náà ṣe dáwà àfá sunna ni wọn àwọn náà wá dá sí tí ó yẹ kí wọ́n dá sí wọn ni wọ́n fi ń pè wọn ní sàáfíkọ̀ now so ó wá ní àwọn kan tí àfá Hasan Salahuddin sọ lẹ́yìn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ yìí subhanallah àwọn ọ̀rọ̀ tó pé ó fọ́nì gani wàláhì ó fọ́nì ẹ jẹ́ kí n play rẹ̀ fún àkáwà náà kagbọ́ náà mọ̀ tún padà wáyé ẹwádá ah, ẹgbẹ́sẹ̀lẹ̀ ní pé àwọn tó ní ṣáádà àwọn pòfẹ́sọ̀ àwọn tó ní ṣáádà ẹ̀tọ́ ní ẹ̀dùnkún láwọ́wọ́ ẹwọ́n pọ̀ ní sọ̀hán mímọ̀ ṣé kọ̀ọ̀ bí ti sọ síwájú náà ní pé ṣáádà kọ́ ní ẹ̀yà ṣáádà padà fi ń wọ́n ọ̀tọ̀ ní ìmọ̀ ọ̀tọ̀ ní kíni ọ̀tọ̀ ní ṣáádà ṣé gbogbo ẹ̀ ni kí làwọn náà sọ ọ̀tọ̀ ní ìmọ̀ ọ̀tọ̀ ní kíni ọ̀tọ̀ fìtínà yìí wá ní ẹwà ń bàbàrà ṣáádà àwọn tó ní ṣàádá náà nǹkan tí ọ̀rọ̀ tí afáṣán Salahuddin sọ yìí ipé wọ́n sọ pé Sheikh Rabi gangan ló sọ actually Sheikh Rabi ni ipé ah òun gbà ní ní sàáfikọ̀ jahala juhal wọn ma kankan sáà tó ṣe pé wọ́n ní àwọn shahadatul ulya yìí ah ìmú àtọ́ pé ó ti gba dòktorọ́ ìmú àtọ́ ṣe pé ó ti gba kíní ṣé òdó náà ló fi gba dòktorọ́ yẹn ni so nǹkan tí bàbá ń sọ kí n pé wọ́n fi ṣàhádà wọ́n fi ṣe mẹ̀yà rẹ̀ kí tán sọ ní pé àníkìní ìṣẹ́ àníkìní yìí kò pọ́sílù ó lé ní pé jùhálì ni wọ́n aláìmọ̀kan pọ́nbílì ni wọ́n èyàn tí ò ti ẹni ṣe ń mìnà lẹ́rìn tí ò ní kankan tí ò mọ̀ kankan gbogbo tẹbálọ bí wọ́n ṣe ń lo lábdù àsáàfikọ́ àwọn tí wọn ò ní mọ̀ kankan nífa bóòlù ṣe wá fẹ́ nípa àwọn ènìyàn a wọn ò ní mọ̀ rárá ni ó takò wákìrì ni but wọ́n kó sí bídíà báyìí ahun hmm, masala mi yẹn ọ̀tọ̀ ni pé mo nímà èyàn lè nímà tí ó dẹ̀ kó sí bídíà kó sí wàhálà mi yẹn ọ̀tọ̀ wá ní wípé kí wá ní pé èyàn tó nímà kí wá ní pé kò nímà rárá in tí wọ́n sọ nìyẹn tó fi ń ọ̀rọ̀ ṣàhádà ìkàdé àwọn tó ṣe pé ẹ̀yìn gẹ́dẹ̀ ní àkọ́bùrọ̀ òkè nígbàtà ń bèèrè lọ Sheikh Muhammad bin Hadi nígbà Sheikh Arafat before kí fitna tó ṣẹlẹ̀ nígbà Sheikh Arafat bin Hassan al-Muhammadi àti Sheikh Abdul eh, Muhammad bin Ghalib al-Umari before fitna yìí wọ́n ni min khirati man dabrostu ah, from the best nínú àwọn tàfí ń dájú nínú àwọn tí mo kọ́ tán nímọ̀jù nínú àwọn tí mo kọ́ láàmì ìjì ìwà in tàwọn sọ ní ìsìgbà ah kò possible kẹ́lì pé wọ́n ní sàáfí because ẹ̀yin náà fi ń rílẹ̀ pé ìmọ̀ ń bẹ lára wọn ah, ok ṣe bẹ́ẹ̀ náà láwọn èèyàn tó ṣe pé wọ́n wà ní wọ́n lọ sí jamia islamiyya nínú àtọ́ wà ní tẹ́jọ wà ń bẹ̀yẹn náà tán lọ jamia islamiyya tí so nǹkan tí wọ́n ń láti sọ náà nìyẹn ẹlòmí o lè katira kó gba ṣàhádà à ń kó délé kó mọ́ lóun tó mọ̀ nínú mọ̀ yẹn o ìmìyàn kọ́ àmọ́ pé kẹwàá lè nìyí ò ní mọ́tòlákan kẹ́kan já ìmọ̀kó lára rẹ̀ báyẹ̀ o nǹkan tí àwọn afá tí wọ́n ṣàlàyé ni ẹ̀ so ká mọ́ da ọ̀rọ̀ yẹrú ká mọ́ da ọgbọ́n àwòyàn lójú nítorí fẹ́ mọ́ sọ bí pé ah intanet nìkan sọ náà ni ẹ̀tọ́ bá ṣe rọ́dù dr lágbájá ẹni pé ẹ̀ ń ṣe rọ́dù lágbájá tó ní doctorate nǹkan tá à ń sọ kan yẹ o àwọn afá sunú de ever sọ kí ni ẹ̀ in táwọn àfáàyè ń sọ ṣe kọ̀rọ̀bí rẹ̀ ló sọ kì í sáwọn ọmọ kan nílọrin náà sọ àbí abẹ́bẹ́ ṣe mọ́ntẹ̀ láti mọ́ bí sọ̀wọ́rọ̀ rẹ̀ pé àwọn ọmọ kan kọ́ ṣe kọ̀rọ̀bí ni àtàwọn àfá ipa wọn ni yíò wọ́n ní àwọn ṣàhádá ti yíò ìmọ̀ ń bẹ lára wọn ni ẹmọ̀ ṣe kọ̀rọ̀bí fẹ́ tà láti bèèrè pé òkè kí náà kó sí gangan náà ṣe kọ̀rọ̀bí ò anybody tó bá kó sí nǹkan ẹ ṣe nákúdó rẹ̀ a má ẹ̀rí nǹkan takú sí list ẹkàn ní sàáfíkọ̀ ah, ni wọn kò possible kí ní ẹkù sí gbàbẹ̀ náà so bí ẹ ṣe jẹ́ntẹ̀ ni ẹ mú believe pé yẹn kó ti yé to an extent báyìí náà so lẹ́yìn ìgbà náà kọ́ afáṣán Salahuddin àwọn sọ nípa wípé ṣe sàáfíkọ̀ so min tabdir àbí kò min tabdir náà bọ̀ àkọ́kọ́ náà kí n tẹ̀ tó lọ síbi ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ẹ kí n kàdí fún wa níbi ọ̀rọ̀ um, Sheikh Hasan al-Iraqi nípa um, tíra yìí wọ́n ní pé ṣe dáwákọ̀ wo ọ̀rọ̀ yìí this lafdu as-sa'fuq sincerely kò sí ìtumọ̀ kan tó dá fún ọ̀rẹ́ kódà ìtumọ̀ tó ṣe pé ah, subhanallah ó yẹ kí kó lè fún yàn láti máa pe àwọn ọmọ ìyá àwọn tó gbàpọ̀ ọmọ ìyá ni wọ́n lóòtọ́ tán jẹ́ sàlàfì yóò kíyàn máa pè wọ́n níwọ̀ àwọn orúkọ burúkú báyìí tí wọ́n mú àwọn màání nínú lọ́kọ̀ tí láfíì sàáfíkọ yìí ni ẹ wo ìkan nínú ẹ̀ ìtúwọ́ náà tínú rẹ̀ náà bá dùn kán máa pè ọbẹ̀ kó máa lọ́n títí kán máa nípa ah, ọkùnrin nínú sàáfókù nínú àwọn túnmọ̀ rẹ̀ ó ní aláìmọ̀ min abùrìjáàlì wọ́n ní asàáfíkọ rudhalatun-nas àwọn èèyàn yẹpẹrẹ nínú àwọn èèyàn so tí wọ́n bá ń pè àwọn ìyá rẹ̀ ní sàáfíkọ in tó ń pè wọ́n ní pé nínú àwọn kan tí wọ́n tún mú wá kí kan mú àwọn díẹ̀ wá ní wọ́n ní pé nínú ẹni qawmun bil yamama min baqaya al umam al khaliya dallat ansabuhum àwọn ìjọ kan ni wọ́n ní tán wà ní yamama gbà yẹn nínú àwọn àṣẹ́kù àwọn ìjọ tán ti lọ adallat ansabuhum kódà lineage wọn ti sọnù àwọn tí wọn ò níran ni inú ẹ̀lẹ́dùn kan máa ń pẹ̀ ọláwọn ọkọ̀ burúkú báyẹn tó ṣe wallahi nínú ẹ̀ náà ni pé man qawmun yashhaduna suuqu lit-tijara laysat lahum ru'usul amwal fa idha ishtara al-tujjaru shay'an dakhalu ma'ahum àwọn tó fẹ́ lọ tajà mú ní mú ní kí náà pé mú ní capital lọ́wọ́ àwọn ló wà lọ sọ́jà wọ́n máa darapọ̀ máwọn tí wọ́n ń tajà tí yí báyìí àbí so gbogbo àwọn tí wọ́n burúkú tí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tí wọ́n burúkú tí sàáfíkọ yìí nílé yìí so kí yẹn tàn láti mọ́ sọ wípé wọ́n pè wọ́n ní sàáfíkọ ó yẹ kọ́kọ́ kàn lára pé wọ́n pe àwọn àfáà sunna salafiyya tẹ́yìn náà ti ṣàǹfàní lára wọn rí dáadáadáadáadáa tẹ́dẹ̀ mọ́ ń pèsè wọn lánàá kọmọ̀ tí wọ́n ní sàáfikọ̀ wà láyé kú lùk sọmọ̀ lára yẹn débi pé anybody ní ìsinmi ẹ̀ ń sọ wípé fi hákì Sheikh Muhammad bin Hadi Malik wọn bẹ́ àwọn tán wá wà lọ́dọ̀ yín bí tí wọn mọ̀ kẹta Facebook yóò ra wọn kìíní nínú àwọn tán fẹ́ yẹ̀yẹ́ jù lọ́dọ̀ àwọn èèyàn ní ìsinmi lọ́dọ̀ àwọn tán wà lọ́dọ̀ tó yẹ kẹ́ bẹ̀rù Ọlọ́run ọba gan nínú àtàyẹ̀yẹ jù sheikh abdullahi bin zulfikar zafairi bẹnu wọn a sheikh arafat bin hassan al-muhammadin bẹnu wọn sáwọn ènìyàn ṣe wọ́n kí ń sọ ní mímọ̀ ni sheikh abdullahi bin zulfikar zafairi tó ṣe pé gbogbo tí kàtàn bá kọ sheikh salih al-fawzan na maṣe takdimu ẹ̀ sheikh ahmad al-najmi na maṣe takdimu ẹ̀ a sheikh rabi bin hadin madkhali sheikh ubaid al-jabiri àti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ nínú àwọn olùmọ̀ na maṣe takdimu irú ẹni ilẹ̀ ń gbẹ̀ ní sàáfẹ́kọ́

kíní ìdẹ̀ ni tó ń dùn mí tó ń dùn ẹ̀jù ní wípé tán bá lo kíní against ẹ̀yin tẹ́rọ̀bù ẹ bínú ẹ lè gbà ẹ lè gbà náà kò possible wallahi ẹ lè gbà Allahul musta'an naam wọ́n tẹ̀lé wọn ọwọ́ mọ̀ ọ́ lẹ́yìn àkọ́jú báyìí ọ̀yà ah, ọdún wa ní sọ àbímọ̀ ẹ̀ẹ́dùn ẹ̀ ní pé wọ́n ti bàtà wa kí ló ń pè é wọ́n ti bàdá àwọn ìfàwọn ní Bolivia àdìjọ pé yẹ wá ní pé ọmọ ẹni tó jẹ́ àfà wọ́n ti tó lè pe ọmọ tí ó ẹ̀fọ́ ọmọdé òbí àdàsọ̀rọ̀ ni wọ́n ti dẹ́nu mọ́. Naam um, ọ̀rọ̀ tí àfá Hassan Salahuddin tó ṣàlàyé bí musulman tó ń tún ọ̀rọ̀ iná sọ̀dọ̀ ni wípé sẹ́ àníyàn tó bá jẹ́ àfá kò sí tí ò lè pe ọmọ kí rẹ̀ mo lè wà ń tasọ̀ so mo lè wónà kí ni antalisonu ó lè ní ọ́ kò sí àbí kò sí tí ó lè pé hakada yutulakul um, akuwan ṣe báyìí ni ẹ ṣe kàmọ́ jú ọ̀rọ̀ kalẹ̀ báyìí náà fáyà subhanallah eléyìn kọ́ ohun àfikẹ́ múdẹ̀ lílu wa nínú ṣẹ̀ríà pé tí èyàn bá ti jọmọ kéwé èyàn o kò sí tí ò lè pé kò sí tí ò lè ṣe fún yóò fẹ́ mọ́ rí bí pé a ti pé ọmọ kéwé lọ́dọ̀ àfágan yóò fẹ́ rí bí pé in tó bá ti wà fà ló lè fi sí báyìí náà ni ẹ̀wọ̀ yóò fẹ́ rí bí kalimẹ́jì tẹ̀ ń dá ọkọ̀ sí lè bí òkú tó ti kú ní lọ́dún yìí ti bá ń wẹ̀ ní tẹ́ ń ṣàlàyé ibi tí ó máa tọ́ka sí náà yẹ̀nà nígbà tó ṣe pé kò sí ń tàfà tí ò lè pé ọmọ kéwú rẹ̀ tọ́ tó wọ́n ní pé ẹ̀hẹ́n wọ́n sọ pé wọ́n ti pè wọ́n ní sàáfíkọ̀ ìtumẹ̀ ní pé wọ́n ti bàdá àwọn in táwọn àfáà náà ń sọ in táwọn àfáà ń ṣàlàyé táwọn kìbáàmù ń ṣàlàyé ni wípé àtàwọn ṣàlàyé sọ́dà fi yíò ní wípé a nígbàtẹ́ lọ wo láfúdú àṣọ um, àfúkù yìí wọ́n rí pé àwọn tí wọ́n ń lò ó fún sẹ́ àwọn ahlul bid'a wal ahwani àtàwọn tó ṣe pé wọ́n worst gan máa kàjẹ́ fún wa bí insha Allah al-karim máa kàjẹ́ fún wa bí insha Allah al-karim so but bí a kìí tẹ kọ́kọ́ play ọ̀rọ̀ afá Hassan Salahuddin yẹ débi tó nítumọ̀ kí tó máa kaná mọ́ bọ̀ wá tọ́ba ní wọ́n ṣe Muhammad al-Madkhali wọ́n ti bá dáhùn sani àwọn tọ́wọ́n pè ní sọ ok now so ẹ jẹ́ ká wo àwọn àlàyé tó wà fún àmọ̀rẹ̀ um, tẹ́bà lọ síbi tíra tí mo náwọ́ sílẹ̀ kan yẹ̀kù tó rọ̀tù ìtìláàkì láàbí sàáfí kan lẹ́sẹ̀ lẹ́fì yìí so tíra yìí wọ́n ṣàlàyé àwọn ṣubahati tó pọ̀ gan o um, ní pé sheik abel um, hassan al-iraqi wọ́n mú ọ̀rọ̀ wá nígbàtí wọ́n mú ọ̀rọ̀ wá àwọn tí imam sha'abi tí wọ́n lo ọ̀rọ̀ yìí fún láàbí sàáfí wọ́n mú àwọn tó rúkú ọ̀rọ̀ yẹn àwọn arí pé àwọn tí wọ́n lo ọ̀rọ̀ yìí fún bàbá ní pé kòlásọ̀tù ma dalla alayhi kalamu sha'abi sọmúrílì nǹkan tí ọ̀rọ̀ Imam Sha'abi tó ń tọ́ka lé lórí yóò nígbà tí wọ́n wo gbogbo àwọn tí wọ́n lo fún wọ́n ní mulakhasu kalami Sha'abi annahu kana yutlikuhu ala jama'ati min ahli ra'yi wal qiyas kama bayyana dhalika huwa nafsuhu sọmárì gbogbo ọ̀rọ̀ yìí ni wípé àwọn tí Imam Sha'abi ń lo àwọn tó ma lo kìyàs tẹbá fún wọn ní dẹ̀lìl Kùránì àti súnà wọn nígbà wọn ni ẹ jẹ́ ká gbé sí bí ọgbọ̀n orí analogy ni agbówó ni hmm? wa bayyanahu talamidhuhu alladhina rawaw hadha al-athar anhu àwọn student wọn tí wọ́n dẹ̀ narrate àwọn atharu wa látọ̀dọ̀ wọn àwọn náà clarify rẹ̀ falqawl anna ash-sha'bi ala ahli al wa sunnah takallufun wadihun wa tahrifun jalish ká mọ̀ sọ wípé Imam Sha'bi ó lò fún àwọn tọ́wọ́ àwọn alùsùnà náà lò fún wọ́n lò fún àwọn alùsùnà takallufun wadihun takalluf tó kílẹ̀ lílé yìí am takalluf tó ṣe kíni tó kílẹ̀ níbi ìgbé ìdàmú ara yàn afárasán Salahuddin padà náwọ́ sí ọ̀rọ̀ ipé Imam Sha'bi lò wọn ó ṣe ṣe kí n padà plé rẹ̀ ní ọwọ́ wájú so wọ́n ní pé tahrifun jalij ìdá ìdá ọ̀rọ̀ tó kílẹ̀ ní ọ̀rọ̀ yìí na bóyá kí n tẹ̀fẹ̀ kankan díẹ̀ nínú àwọn àtàrin nínú àtàrin ni àkọ́kọ́ lè tó wá láti tọ̀ an tariq muhammad bin abdullah al'ansari wani haddathana salih bin muslim qal kuntu ma sha'bi wa yadi fi yadihi aw yaduhu fi yadi فانتهينا إلى المسجد فإذا wa hawlahu ashabuhu wa lahum dawda'un wa aswat so uh, Salih bin Muslim olóhun narítọ̀rọ̀ wa ìpé mú abulu ṣáàbí níjọ́ kan so a lọ nínú masjid gbàtàwà inú masjid a hamad hmm? hamad tán sọ bẹ̀yẹ bóyá lómi máa rò bóyá hamad bin salamani so yin bayan abi bo hamad tan son ben sheikh hasan al-iraq wa mu fudu to ambe hamad alladhi fil athar as-sabiqa huwa hamad bin abi sulaiman sheikh abi hanifa kekin shi hamad bin salama tó jafa sunnan ti hamad bin abi suleiman lilin tó jẹ́ sheikhu abu hanifa wa huwa min murji atil fuqaha nínú àwọn murji atul fuqaha da ni wọ́n wà ọ̀rọ̀ murji atul fuqaha ọ̀rọ̀ mẹ́tù ni ẹ̀ wa warada an hamad bin salama kódà ẹgbàwà wá látọ́dọ̀ hamad bin salama annahu qal kuntu as'alu hamad bin abi suleiman an ahadith al-musnad hamad bin salama nani àwọn mọ́ bí lọ́wọ́ hamad bin والناس يسألونه عن رأيه أو يوما بيرلوا فإنقى رأيه رأي رأي فكنت إذا جئت تنبت ودي إبي جوكوا فاي قال أفوى مصابي لا جاء الله بك قال ما موى ilé wà nínú síyàrá alámúnubàdà tí ó túnmọ̀ ní pé ahmad bin abi suleiman ó níṣù pẹ̀lú àwọn ashabul hadith because àwọn yàtàn bá dé ibi jòkó hadith lamọ́ bèèrè afákilẹ́yọ́sán pa hadith yìí àmọ́ ìntàfà ń fi tí Hamad bin Abi fẹ́ ni yorùrí so àti àwọn kẹmí tàfà náà padà kó sí tẹ́fì pé wọ́n ní murji'atul fuqaha so Hamad bin Abi Sulaiman wá ní imamu Sha'biri nínú masjid táwọn èèyàn jókòó sọ àránjù wọn sá a imamu Sha'biri wá ní pé sincerely masjid yìí ó ti mo ti hate kódà mo fẹ́ hìtì mọ́sídì yìí ju chọ́ọ̀tì tí ń bẹ eh, lẹ́gbẹ̀ẹ́ ilé wa lọ máa ṣàrà sàáfíkọ̀ ẹ̀yìn sàáfíkọ̀ yìí àwọn ni sàáfíkọ̀ tó ń bẹ sàáfíkọ̀ hamad bin abi suleiman ta ni pé ta fa ṣàlàyé pé murji atul fuqaha ni àti àwọn tí wọ́n wà lọ́dọ̀ rẹ̀ àwọn tí wọ́n lura ayù àwọn onírúurú nínú ẹ̀rẹ́ látọ̀dọ̀ salih bin muslim ó ní qala li amir yawman إنما آه، هلكتم حين تركتم الآثار وأخذتم في المقاييس لقد برد إلي هذا المسجد معشر هؤلاء السعافقة لا تدع صالح بن مسلم هنا نقبي عامل صفامة نقبي إن تقوبة بريتانيا ونقبي في أما آثار له أما أحاديث النبي صلى الله عليه وسلم ẹ wá ń tẹ̀lé àwọn makoyis àwọn ìròrí ẹ̀yìn àwọn analogy tabanikagbó báyìí kátúngbé báyìí kátúngbé báyìí kátúngbé báyìí kódà mọ́sídì yìí mo ti hìtì ẹbí ẹ̀yìn sàáfíkọ̀ yìí ẹ̀yìn tani yìí ẹ̀yìn sàáfíkọ̀ yìí alákọ̀ọ́kọ́ tí akàyẹn ó wà nínú tọbakọ́tù lọ́kúbọ́rọ́ gẹ́gẹ́ bí so wọ́n ní pé níbi kitabu samt titi ibn abiduniya ibẹ̀ ni ó wà náà ẹlẹ́kẹta wá ní pé látọ̀ níbi túnwò tọ̀ríkò ibn abi layla qal kana sha'bi yaqul ẹ ma gbọ́ wọ́n ni sha'bi ma ń sọ wípé ma qalati sa'afiqatu ma qala an-nas ya'ni al-hakam bin utayba àwọn intawọn sa'afiqan sọ àwọn tó gbáyọ̀ lérò pẹ̀lú àwọn èèyàn o ni alhakam bin utaiba ta ni alhakam bin utaiba wọ́n alhakam bin utaiba alkindi wathaqahu ibn ma'in wan nisa'i wal ajali kana min fuqaha'i ashabi ibrahim an-nakhai wa kana sahiba sunnah صاحب سنة واتباع وليس هو بالحكم بن عتيبة بن نهاس العجلي الذي كان قاضيا بالكوفة فإن ذاك لم يرو عنه شيء من الحديث سو يو نبي تهذيب الكمال سو آه، الحكم بن عتيبة تيم مشابين سيطلان غيره أتوا صعافقه سيما يبي afáàsúnná ni ìyẹn jẹ gẹ́gẹ́ bí nǹkan tí a kàyàn so Sheikh Hassan al-Lawaki wá ṣe tàlíkì pé wa huna fabraqu Sha'bi bayna as-Sa'afiqa wal Hakam bin Utayba so ibi bí Imam Sha'bi ń ṣe ìyàtọ̀ láàrin àwọn Sa'afiqa àti al-Hakam bin Utayba wa huwa min ahli al-hadith yuridu annahum yattabi'una al-qiyas wal Hakam muttabi'un lil athar in ti Imam Sha'bi sọ ilé ni àwọn ọ̀rọ̀ tí uh, Imam Shabi sọ nípa àwọn tí wọ́n ń pè ní àwọn sàáfíkọ̀ so ó kílẹ̀ mi pé kíyàn wá sọ wípé uh, kíná pé Imam Shabi sí báwọn náà ló lábí wọn rẹ̀ gbá so yíò rí pé <laughs> ọ̀rọ̀ tí against àwọn ahlul hadith wa sunna ọ̀rọ̀ tó so ọ̀rọ̀ tí kò tẹ́ sáwọn gbèrò sẹ̀fùtìmù mẹ́ẹ̀ wọ́n gbèrò kí ni wọ́n gbèrò sẹ̀fùtìmù so ọ̀nà láti gbọ́ fúnra wáyẹ̀ ipé tọ̀ imam sha'abi na ọkọlọ̀ rẹ̀ so a ti ṣàlàyé ọ̀rọ̀ imam sha'abi so ó tó wá tuhuma kan accusation kan tí afá hassan salahuddin tí wọ́n jù mẹ́yẹn so inshallah ma play rẹ̀ náà inṣáàlá agbọ̀ tàbá ọkọ̀ wò dáadáa ẹni pé fìtínà yìí àwọn ọkọ̀ ni wọ́n bẹ̀rẹ̀ àwọn tí wọ́n dá àwọn tí wọ́n dá jẹ́ ní so accusation yẹn náà ni àwọn náà ti gbọ́ yẹn wọ́n ní wípé àwọn tí wọ́n dá ọ̀rọ̀ yìí ilẹ̀ kìkín sí Sheikh Muhammad bin Hadi àwọn sàáfíkọ̀ ni wọ́n dá fìtínà kalẹ̀ tààlà àwọn tàndá fìtínà kalẹ̀ yangan o ala ra'sihim Sheikh Arafat bin Hassan al-Muhammadi hafizahullahu wa rahmatullahi so wọ́n ní àfáyí sheik arafat bin hassan al-muhammadi àwọn ni wọ́n um, fitna ile, abẹ́ àwọn tán pè ní sàáfíkọ́ ìní wọ́n fitna ile, so wọ́n dẹ̀ dákọ́ wọn bí arafat bin hassan al-muhammadi na. so ṣe lóòtọ́ ni pé sheik arafat bin hassan al-muhammadi àwọn ni wọ́n fitna ile. ni ṣe rí ó ní tíra kan ní ibi hmm? ó ní um, tíra alibana ti mo aṣárọ̀ sílẹ̀ kan yẹn tíra yìí wallahi ó ṣe àlàyé ọ̀pọ̀lọpọ̀ nínú Um, ìrújú tó wà níbi iṣu ìpé ta ló dá ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ fitna yìí gangan fúnra rẹ̀ ṣe ìbáyà bí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni sheikh Abdullah bin abdulrahim al-bukhari wọ́n ṣe àlàyé pé bóò ni arafat bin hassan al-muhammadi bóò ló sì dá àwọn um, fitna kalẹ̀ ṣe ìbáyà bí sí òun ló dá fitna kalẹ̀ ni ṣe ìbáyà bí àbí sáwọn sàáfíkọ̀ ni wọ́n dá fitna kalẹ̀ so inshallah mákàkà àwọn ibìkọ̀kan díẹ̀ fún wa mádẹ̀ ṣe àwọn àlàyé kọ̀ọ̀kan ní ibẹ̀ táfìmà pé tàlèyàn tó dá fitina kalẹ̀ gangan so níbi èyàn tó bá padà síbi alhalkotul ula níbi tíra ni am makama summarize ni so yóò rí àwọn àlàyé tó pọ̀ gan ní so nǹkan tí ṣe ka abilila orifai kọ́kọ́ ṣàlàyé ni wípé àwọn ṣe ìgbìyànjú láti cover àwọn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí am so dà kò ní jáde ṣe ń báyìí àbí ní ti ṣe kan mọ́bìn hadi padà gbé jáde tẹ́kàdà fán káàkiri fún ara wọn so wọ́n bí fatakarọ̀rọ̀tí ziyarọ̀tí wà lèmọ̀tọ̀lábátí lè sheik mohamed lè inha il'amur wa huwa mustamibun fi ma bada'ahu min ta'anin wa tajrihin bila adillatin am biyadihi au ibidihi tarotan wa yukhfi ukhra àwọn gbìyànjú lọ́pọ̀lọpọ̀ gbà láti visiti wọn ni àwọn request lọ́dọ̀ wọn káwọn ti ẹjọ́ jòkó pí òkè kí nìkan tó ṣẹlẹ̀ ẹgẹ́ náà to àwọn tọ́n àwọn tọ̀rìnáàt àwọn bí ọ̀rọ̀ ìbú ẹnu àtẹ́lúyàn tó ti rẹ́dí ń jáde sọ́dọ̀ àwọn afáyín báyìí ọ̀rọ̀ yìí ti ń jáde sí ọ̀dọ̀ wọn so on summarize àwọn ìgbìyànjú tí àwọn ti ṣe wọ́n ni wà yumkin tarkhizu hadhi illa muhawalat allati istamarrat ma'ahu min shahr من عام 37 و400 وألف حينما نقل أهد اليمنيين ممن آه، يعذرون محمدا الإمام في موقفه من الرافضة الحوثيين عن الشيخ محمد بن هادي طعنه في أنفية وفي إخوان طلاب العلم بل حتى ينقل عنه الكلام في بعض المشايخ وينقل هذا اليمني تهديدات من الشيخ محمد بن هادي بالتحذير منا بأسمائنا إلى آخر ما نقل مما هو مكتوب عندي من شهادة أهد الإخوة alayhi so wọ́n ní pé wọ́n fẹ́ summarize àwọn ìgbìyànjú yẹn wọ́n nígbàtí àwọn kìíní ẹ tó bẹ̀rẹ̀ ní oṣù Jumada al-Akhir ní ọdún 1437 adẹ̀wà àti ká ní pé aṣẹ̀wà ní 1444 báyìí so a lè ṣí distance yẹn so nígbàtí ìkan nínú àwọn ará Yemen ní ìtọ́jú púpá pẹ̀lú Muhammad al-Imam tó kọ̀rọ̀ jẹ́ Rabi' bin Tahir al-Maqalih Rabi' bin Tahir ó ṣe ná kúrò ọ̀rọ̀ wáyé pé sheik muhammad bin hadi o wọ́n ti sọ̀rọ̀ against ẹ aishek abdullahi al-rifai àti àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ ìyá kódà wọ́n ti sọ̀rọ̀ against apá kan nínú àwọn mashayikh so ẹni ìdẹ̀ tí wọ́n ṣe ná kúrò àwọn tadidat am bí pé ìhalẹ̀ tí sheik muhammad bin hadi halẹ̀ pé àwọn ènìyàn àwọn ó ṣe tàdí against wọn bí asma ìpà àwọn ọmọ dákọ wọn o àwọn ọmọ dákọ wọn o aha so wọ́n ní pé àwọn àfẹ́ wọn ṣẹlẹ̀ pé nǹkan táwọn àwọn fúnra sí ní pé àwọn ti ń feel a kind of like aljafuwa bí lemani bí ìfẹ́ ma jìnà síyàn látọ̀dọ̀ Sheikh Muhammad bin Hadi láti ọdún 1436 nígbà táwọn àwọn tẹ́rà láti yúrí Sheikh Muhammad bin Hadi lórí pé àwọn fẹ́ ṣe àwọn ní àwọn nàṣàtọ́tù kan nípa dàríyà níta àti nínú ilé so gbà táwọn ò rí èsì lọ́dọ̀ wọn àwọn alba sheikh abdullahi bukhari wọn ní pé àwọn lè ṣe náà kódà sheikh Rabbi bin hadi al-madkhali àwọn ní pé kò sí wàhálà so in àwọn àfáyì tó ń ti pé àwọn náà nínú àwọn ṣáàkì súnnà ni wọ́n wọ́ but ma fẹ́ ṣe ìlkọ́wà àwọn dùrú sàbáwọn kakọ̀kan wọ́n ma ń fẹ́ jẹ́ káwọn kọ́kọ́ lọ báwọn àfáyì ah, so àfáyì rẹ̀ ni pé ah, kí wọ́n ṣe but bin hadi wọ́n sàntara láti jìnà sáwọn bákan àwọn dẹ̀ lọ́ba sheikh abdullahi buhari àti sheikh rabi bin hadi al-madkhali kódà sheikh rabi bin hadi al-madkhali àwọn ni wọ́n bá wọn sí ibi opening speech wọ́n bá wọn sọ̀rọ̀ níbi ìjókòó yẹn so àwọn ilé tí mo ń ṣàlàyé afẹ́wọ̀ pé sí lóòótọ́ ní páwọn sàáfíkọ́ yìí dá wàhálà lẹ́ni so ká máa líǹkì gbogbo ẹ̀mọ́ ara wọn so níbi um, tíra Sheikh uh, Abdulillah wọ́n wá mú àwọn bí screenshot kọ̀kan wá nípa àwọn chati wọn pẹ̀lú uh, Sheikh Muhammad bin Hadi so bẹ́ẹ̀ kí n sáré ka àwọn díẹ̀ nínú ẹ̀ àkọ́kọ́ líǹkì alákọ̀tọ́ àbẹ̀ wọ́n send message sí Sheikh Muhammad bin Hadi assalamu alaikum amtullah sheikhana assalamu alaikum sheikhana hafizakum ana wa ikhwati nahrisu ala ziyaratikum fa kayfa as-sabilu ila al-liqa bikum àwọn tọ́dá fitna lè lè yíò wọ́n fẹ́ ma wọ́n fẹ́ jòkó pẹ̀lú sheikh muhammad bin hadi a ń bèèrè pé tọ̀bù láṣe fẹ́ rìn o fàkífà sẹ̀bílù ìlàlẹ̀kọ́ bikum wàláwó mọ̀bọ̀rọ̀tẹ́yìn fi ṣáhàrì nastafidu minkum kódà kò bá jẹ́ ẹ̀mẹ́jì nínú oṣù afẹ́ ṣàǹfàní lára yín wọ̀n náà àrìdò máa yẹ́ tọrọ àìndàna àríkùn àwọn kan tí ń ṣe lọ́dọ̀ wa because kákan wá sọ́dọ̀ yín láì gba maw'id ó lè má bàyí lára mọ́ am wa qad jarrabna hadha 'iddata marrat nítorí ati àti tíra ilé rí tẹ́lẹ̀ náà tí àdẹ̀rípá kò bàyí lára mọ́ kò work wọ́n ni pé wa antum ya shaykhana ayẹyìn dẹ̀ ní ẹ̀yìn shaykh wa in lam taltaku bina tẹ́ bá jókòó ti wa kẹ́ pàdé wa wa tasma'u minna am kẹ́ẹ̀dẹ̀ gbọ́ntafẹ́ sọ tẹ́ẹ̀kẹ́ gbọ́tẹ̀nà wa wa nahnu 'indakum táàdẹ̀ wa lọ́dọ̀ yìí wa antum fil madina tẹ́yìnà sí tó wà ní madina faman yasma'u wa man yaltaqi tani wa gbọ́má tani ó pàdé wa ó gbà wọlé ó ń ṣò bí bá sí ń bá Sheikh Muhammad bin Hadi láti bẹ̀rẹ̀ ó gbà wọlé dẹ̀ ní nítorí pé wọ́n ti wọ́n gbọ́ pé ẹnìkan ṣe náà kúlù látọ̀dọ̀ Sheikh Muhammad kan ti sọ̀rọ̀ pa wọn ah wọ́n sọ̀rọ̀ pa wa tọ̀ ẹ jẹ́ ká lọ bá Sheikh àwọn ènìyàn fẹ́ mọ́ sọ̀wọ́ rẹ̀ wọ́n fẹ́ mọ́ píkṣọ̀ rẹ̀ tí wọ́n bí pé àwọn náà wọ́n lọ sí eléyìí jọ iṣẹ́ ìtọ́fẹ́ dátà àríṣúlẹ̀ Hmm? èyàn tó fẹ́ dá tàríṣù lẹ́yìn kódà nìkan tó ma wá ní pé yóò ma wá bí ó ṣe ma avoid wọn so that àṣírí ò ní tú because wọn pé tó ń bá lè jòkó tí wọn àṣírí ò tú báyìí so screenshot ẹlẹ́ kejì ẹni wọ́n ni ẹ so ìyẹn dẹ̀ ní date ìjọ ẹni bí 7th of um, oṣù ẹlẹ́kẹrin on 8th oṣù ẹlẹ́kẹrin 1437 adẹ̀wà ní 1444 báyìí so 37 38 39 40 41 42 43 44 that was 8 years ago 8 years ago tọ́yìb níbi screenshot ẹlẹ́ẹ̀kẹta tí ó wà lọ́dọ̀ mi bí tí bàbá tí wọ́n mú wá sheik muhammad wá dáhùn àwọn padà wá rọ́dà wọ́n padà wá rọ́dà message yẹn ẹ̀ so that was 2016 2016 gẹ́gẹ́ bó ṣe gbé wá ní english ní eh, oṣù tàwọn ìbò ń bì wọ́n ní assalamu alaikum warahmatullah wa barakatuhu sheikh abdulilá hafidhakumullah bó ṣe wá ń bẹ́ nìyẹn sheikh abdulilá tí ò ní mọ̀ rárá sheik muhammad bin hadi gan pè wọn ní sheik abdullilá nínú inbox wọn bí kọlọ̀ kọba sọ yí a'tadhir 'an al-liqa' al-yawm a ah, mi ò nílé báyín jòkúlé ní am wa in kuntu qad wa'adtukum lóòtọ́ mo ti ṣèlérí pé ma báyín jòkó ẹ ma wo lakin wallahi al madmurun al-yawm bisababi 'amaliyyati at-tarmim so wọ́n ní kí wọ́n ní lo ilé ẹ̀rẹ́ ni because wọ́n ṣe tẹ̀lmẹ́mù ilé wọ́n tún ṣe lọ́wọ́ faballi uzuri li ikhwani bá mi fún ọmọ yámi bá mi fún wọn ní uzuru mi wa in ṣa'a na furugu abinu fabri wa haddid lakum so um, to inshallah kò sí wàhálà bóyá ma kada wá ayé mi fún yín àbí tán bá fẹ́ tán bá fẹ́ ẹ̀hẹ́ òkè òkè tán so ilé ni screenshot ti um, ẹlẹ́ẹ̀kẹta so gbà wọ́n léyìí wọ́n mú wá láti jẹ́ kẹ́ mọ̀ pé àwọn muhawalatu àwọn láti jókòó ti Sheikh Muhammad bin Hadi lẹ́yìn gbà tí wọ́n ti already táwọn ti ọ̀rọ̀ ti dọ́dọ̀ àwọn pé wọ́n ti sọ̀rọ̀ against àwọn náà so the next screenshot wọ́n mú wá ẹ̀yìn lè padà síbi tíra yìí fúnra yìí kẹ́yìn ara wọn kí ni fúnra yìí assalamu alaikum wa rahmatullah sheikhana hafizakumullah sheikh uh, abdullahi wọn tó send message sí wọn wọ́n ni aradna mushawaratakum في امور منها افشي مو افشي مشاور يعني اف جيكا جو كيف واني مر كبا ما لو دو اني بي اوان اورو تون بوي ابي كاجو ديسكوس اوري نريد اقامه مكتب مكتب تعاوني افي بي مكتب تعاوني ككالي دن تنظيم دورة مصغرة هذه الأيام يو يقوم بها بعض طلابكم يشرحون فيها مبادئ المتون كالقواعد الأربع والأصول الثلاثة so and then dẹ́wọ́kọ̀ kan wà tí a gbé kalẹ̀ ní àwọn ọjọ́ yìí tí a ń ṣe àlàyé níbi bẹ̀ àwọn tíra bí al-qawaidul arba al-usul àti àwọn tíra kíkèké báyìí ṣá al-usulu thalatha náà so wọ́n ni mo tún reply message yẹn wọ́n tún send message mi pé sallaitu assalamu alaikum warahmatullah sallaitu indakum al-isha'a ahbabtu atma'anna ala sihhatikum am bàlágọ̀ ni annakum okay léyò pẹ̀ pé kí ní screenshot yíò clear dada yẹ kí mú mi wá so okay wọ́n ní pé mú kí ìṣà ní ọ̀dọ̀ yìí ní ìní so mú kàfẹ́ máa pé ṣe àláfíà yìí ṣe owó òkè dada so gbogbo àwọn léyìí ọ̀rọ̀ yẹn pọ̀ pọ̀ send message mi sí wọ́n screenshot yẹn reply wọ́n tún send message mi munasibun altakoikum al'an ṣe mo lè parí ní ìsinmi báyìí sọ̀láìtù qaribun minkum mo kírun ní tòsí ọ̀dọ̀ yìí mo tún reply message yẹn wọ́n tún send me náà so yìí báyìí wọ́n send me pé assalamu alaikum wa rahmatullah shaykhana hafidhakumullah hal yunasibukum waqtun mu'ayyan li altaqikum ṣé àsìkò kan wà tó báyìí lára mú kí n fi pàdé yín aha wọ́n á ní pé káwọn tó wá ṣe ìrìn lọ fún àwọn dàwọ̀rọ̀ tùmí táwọn lọ sí ń ta àwọn tó sẹ́ndì àwọn mẹ́sẹ̀jì mi wọn àwọn screenshot tí message yẹn tún wà níbi bí yìí wọ́n ní assalamu alaikum shaykhana hafidhakumullah hal yunasibukum amrukum ana wa bandar al-khaybari aw mashghulun ma al-ikhtibarat ṣe um, a lè pàdé yín ṣe nǹkan wà òkè báyìí sa èmi àti bandar al-khaybari àbí ẹ busy pẹ̀lú àwọn exam aha so lẹ́yìn báyìí wọ́n tó dáhùn wọ́n tún send message mi sheikhuna hafidhakumullah kallamani ba'du ikhwanina wani yan sheikh wa kolon ko ba so yin ìkan nínú àwọn ma yawa wọ́n bá mi sọ̀rọ̀ kan kiloro yin fi holanda ní holland li iqamati dawratin indahum wani ka shi dawra lọ́dọ̀ wọn fa argabu fi tawjihikum famata ma tayassaru lakum um, ni ó máa rọrùn fún yín now so another message again nígbà tí wọ́n tún dáhùn yẹn sọ̀láìtù alfajọ́rọ̀ fi hajjikum mo kí alfajari ní àdúgbò yín lákin ma wajadtukum wa qabla dhalik a mami orí and before then sọ̀láìtù zuhurọ̀ mo kí zuhur ládúgbò yín yẹn wa qabla ha arisaltu risalatan la'alli altakikum li akhadhi alwasiyya minkum lẹ́yìn before then mo tún send message kan sí yín náà yín kí mo fẹ́ pàdé yín kí n tẹ̀ kọ́bílà sáfà kí n tó travel lákín má tayassara alhamdulillah ala kulli hal àmọ́ kò easy so kò easy wọ alhamdulillah ala kulli hal so bá wọn wọ̀ yìí ó jọ ọ̀rọ̀ èèyàn tó ń dá àwọn alálẹ̀ láàrin àwọn àfá àbí ọ̀rọ̀ èèyàn tó fẹ́ forí àwọn àfá gbára wọn àbí ọ̀rọ̀ èèyàn tó ṣe pé kí náà ń pè kò pàwọn àfá lé àbí nǹkan báyẹn ṣá tọ́yẹ̀ ṣé kọ́wọ́dínláàdíwá ìsàwádàn báyìí ẹwàdún gata ti kàkàkà síwájú wọ́n ṣe wádán wọ́n ni hayyakumullah wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh al-ma'adira kuntu mashgul kuntu mashgulun jiddan bá ṣe kọ́nà yẹ kuntu mashgulun jiddan an mu busy gan fi hadhihi al-ayyam indi indi irtibatati khassa hatta inni ghibtu an masjid hayyina qurabata usbu'in a ah, mo busy gan kódà mo padà wà absent kò ní masjid ní fún bí ọ̀sẹ̀ kan so báwọn kí ní àwọn ìṣẹ̀lẹ̀ ẹwọ́ sí ń ṣẹlẹ̀ tẹ̀lé ara wọn nìyẹn tọ́yì ṣẹ́kì gbọ́n kí ní yíò ń tọ́ka olórí bí pé nǹkan tí ṣẹ́kì bá dábì sọ pé àwọn ti ń fíl ẹ̀mà èèyàn ní gbogbo yóò ti mọ̀ fíl pé ah, bí bá ṣe jọ wà tẹ́lẹ̀ kọ lélẹ̀ ìnà èèyàn ti ń fíl bí pé ìfẹ́ mọ̀ jìnà síyàn ìfẹ́ mọ̀ báyàn sí ẹ̀hẹ́ so wọ́n ni pé thumma tatawwara tajahuli ila nakli at-tahdhirati min ad-durus ọ̀rọ̀ bá develop kó níbi ó ti kó ní tajahulu báyìí ó ó ti di tàdírọ́tì tí wọ́n pé ẹlmọ́ lọ sí lórí lẹ́kṣọ́ bandar al-khibari o ẹmọ́ lọ sí kíníkan o abdullah abulfari o arafat kíníkan kíníkan o ah ok wa sabarna muddatan min az-zaman thumma yassara Allahu liqa'an bihi a wá sí sùúrù so gbogbo àwọn ọ̀rọ̀ yìí ti ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ before kọ́rọ̀ tó bẹ́ jáde lẹ́yìn ìgbà náà sọ fún wọn pé inna Rabi'a bin fún wọn pé báyìí yankulu annaka kaita wa kait wọ́n narrate látọ̀dọ̀ yín pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí am nínú àwọn tàdírọ́tì ti wájú yẹn faqala li anta akhun karimun àwọn sọ fún mi pé ah ọmọ ya dáadáa ní ọ wà sàtàrọ̀ ọ̀rọ̀ bí yán yàtàgọ́ yàrọ̀ àmàlíyàn wọ́n ni wà á tàbí kalamin wọ́n ni padà rí pé ọ̀rọ̀ bí ó ma ń change níbi iṣẹ́ ń gbà míì a ní ṣe kùnmọ́ ní adúwá ń sọ àwọn ọ̀rọ̀ mujmal tí ó clear ẹmọ ọ̀tọ̀ ní pé mo sọ bẹ́ẹ̀ ni mo ṣe tààtí lótọ̀ ọ̀tọ̀ ní pé àmì sọ́wọ́ ó ń parọ́ ní o ilé ẹyin àwọn ọ̀rọ̀ mujmal dúnà a ní sọ́wọ́ habi na fi kalami mansubi lahu bí mo ṣe na fi ọ̀rọ̀ yẹn ipa mo sọ bẹ́ mo wàlám udakik máa hù fi tọ́lábì nẹ́fì sọ̀rẹ̀ mi ò wá mọ́ tọ́ ọlọ́wọ́ pé a ní iṣẹ́ sọ níṣẹ́ thumma ba'da muddatin raja'a nafsul kalam yataqawwar lẹ́yìn ìgbà náà ọ̀rọ̀ yẹn tún jáde again ọ̀rọ̀ tààfi tún jáde again fatolabina min sheikhina abdullahi al-bukhari athabahullah an yatadakhala liyasluha aw liyasliha ma amkanahu àwọn ọba sheikh abdullahi al-bukhari gbogbo àwọn step ibẹ̀ gbogbo àwọn tó bá dẹ̀rọ̀ ogun mẹ́rin lójúta wọn ní sọ gbogbo àwọn details yìí àwọn kan ní pé ah wọ́n ń dá sáwọn ọ̀rọ̀ tí ó kàn wọ́n ọ̀rọ̀ tí ó kàn ọ̀rọ̀ ni ò kàn wọ́n tán dá sí níbi ọ̀rọ̀ tó wà nílẹ̀ so ni wọ́n sọ pé Sheikh Abdullahi Bukhari Sheikh Abdullahi Bukhari náà dẹ́ a ní gbogbo àwọn kíní ẹ̀sì ó ní ṣẹ̀rí tó kan 3 hours ní ẹlọgbọ́ kíní ẹ̀ tẹbá search online area Sheikh Abdullahi Bukhari sára ìdí kíní wallahi ní details báwọn sí lọ ń bá Sheikh Muhammad bin Hadin lẹ́sẹ̀ táwọn ní pé òkè jẹ́ ká jòkó ti Arafat tí Sheikh Muhammad bin Hadin sọ fáwọn pé sẹ́mi àti Arafat wá jẹ́ àkọọ́nù ni sẹ́mi àti wọ́n jẹ́ gbẹ́tàjọmọ́ ṣẹ́gbàrọ̀ Bukhari wá ń sọ pé gbogbo àwọn ènìyàn wọ́n wá ń bá yín lé ẹn àfi kíláṣe ṣe mọ́mù náà dí kíláṣe kíláṣe kíláṣe ṣe gọ́nàmù ni wọ́n ni ìgbà tó yá inú padà bíyàn tó bá tẹ̀gbọ́ kíní ẹ̀ yóò rí pé ṣẹ́gbàrọ̀ Bukhari inú wọn ogun ní ni ẹ̀ ṣe gọ́nàmù làwọn ènìyàn ni ẹn afẹ́wà gílé ó dáwọn lò wọ́n tún jáde wọ́n ti wọ́n against ilẹ̀ tó ń gbọ́ ta ló dá fitna kalẹ̀ ṣe àwọn ènìyàn jọ èèyàn tó gbé fitna jáde ta ló gbé lecture somati jáde ta ló jáde kò nínú somati pé ah mo fẹ́ jáde o ẹdìnà sáwọn alágbájá o tó kàn sí tààdìr tẹjìrẹ eh, tọ́anùn tọ̀rùnát nafsubil alkọba sẹ́yí à gbogbo àwọn kàbáyẹ̀ tẹ́kàn sí tàníyàn tó bẹ̀rẹ̀ in tó lágbára láti ṣe nílòtọ̀ à ah, insof lè gan láti ṣe insof lágbára gan láti ṣe kọ́lọ̀n kó ṣe wá lẹ́ni na'am so sheikh abdul bukhari wa ṣe kíni wọ́n ní pé àwọn náà ní pé kí àwọn náà bá wọn dá sí falamma zarahu fi shahri ramadan min al'am nafsi nígbà tí sheikh abdul bukhari wa visit wọn ní ramadan ní oṣù yẹn nafa anna fi nafsihi shay'an alina aidan wọ́n ní àwọn ní kankan lọ́kàn against wa ma anna al-akhbar min huna wa hunaka ala aksi dhalik tó ń ti pé àwọn òròyìn tó ń dọ́dọ̀ wa gan opposite kìíní ẹ̀ ló wọ́n ni ẹ̀sọ́n Abdullahi buhari pé àwọn ò ní jù pẹ̀lú wọn wàjá shahru dhil qa'da min am 37 wa 400 nígbà tó wá di ọdún 14 kínan pé 36 wa zurtu shaykhana Ar-Rabi' ma akhi Dr. arfat mo wá ara lọ visit Sheikh Rabi' pẹ̀lú ọmọ yami arfat Arafat fasa'ala Sheikh Rabi' an hali Sheikh Ubayd ba'da al-amaliyati allati ujrat lahu fi dawlati al-Imarat sheik rabi wa bèèrè nípa operation tí wọ́n ṣe fún sheik obeid ní eh, uae walam yakun sheik obeid rọjà ba'du min al-imarat bọ̀ sheik obeid ò tí padà dé láti imarat ń gbàyẹn wà bá dà su'al lẹ́yìn su'al yẹ̀wò sheik rabi wa sọ pé ash'uru al-an bi naqsin wa faragin wa huwa ghayr mawjud ẹwu ìfẹ́ tí ń ah, mi bí ó sì ṣe kò bédì lára ń kìí فراقت لهذه الكلمة التي تظهر المحبة والمودة بين العلماء ونشرتها في حسابي آه في بتويتر ọ̀rọ̀ yìí wá ọ̀rọ̀ ọkàn mi gẹ́ ọ̀rọ̀ tó sì pé ó ń ṣò ìfẹ́ tí ń bẹ láàrin àwọn àfà mo wá sí náṣírò ọ̀rọ̀ yìí ní orí Twitter so ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ní wọ́n mú screenshot ẹ̀ wá ní ibibi ìnà so wọ́n kọ síbẹ̀ that was 1433 adelawa ní 1444 báyà bí tayib أني زرت الليلة مع الدكتور عرفات شيخنا ربيع بن هادي حفظه الله وبعد أن سأل عن شيخنا عبيد حفظه الله قال متأسفا على بعده أشعر الآن بنقص وفراغ وهو غير موجود بسي مرة تاسولة كان يوناني ني أوري تويتر أكاونت معي نعم so uh, in short bí àwọn kìíní ẹgbẹ́ ṣe kìíní bó ṣe ń ṣẹlẹ̀ lè láàrin ní àárín ilẹ̀ kó tó so inṣáàlá al-karim ma dáadú báyìí kó mẹ́lẹ̀ bagun jù tó bá di jókè tó ń bọ̀ inṣáàlá ma tẹ́síwájú lórí ma ṣe ara yìí so wallahu alam ah, subhanaka allahumma bihamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullah